الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أدعوك فعلا الله سبحانه وتعالى أتركاتي قفوا النبوة محمد صلى الله عليه وسلم أتي وناليرة وصحابة لقوا أيتو كناني العائق الثامن دنو الهمة سوكي همة همة طالب العلم أبكي همة يكوسي كي نكو كيري كي نكو إبي إيوا إما الشيخ رحمه الله تعالى وانسى ونيكي نرى بين صفوف طلبة العلم ọ̀nàṣàn yẹmtẹ̀lẹ̀kó na mawáhibà jalila so wọ́n sọ nípa pé ń bẹ láàrin àwọn talabatul ilm láàrin àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ tó já sí pé kí ni o wọ́n ní àwọn mawahib so wọ́n ní malaka pé wọ́n ní àwọn mawahib <clears throat> bí àwọn ẹ̀bùn jalila tó dágan àwọn ẹ̀bùn tó dágan nípa pé bóyá alágbájá báyìí tó bá hàn kan lẹ́ẹ̀kan báyìí yóò tètè rí ha ah, lápátá báyìí <clears throat> tó bá gbọ́n kan báyìí yóò tètè yóò tètè yé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn mawahib tó jásí pé ń yàtọ̀ láàrin èèyàn sẹ́yìn ni so ẹni báyìí lé ní ẹni báyìí lé mẹ́ni tàwọn táwọn ní yìí ń kọ́ Sheikh rahimahullah wọn sọ pé kí ni àwọn àárín wa wọn ní àwọn mawahib yìí jalila àwọn ìbùn tó dáa yìí wa qudurat ha'ila àti àwọn ìkápá àwọn abilities tó ṣe kí ni tó wà háìlà tó máa ń ṣe ní léèmà wọ́n ní kí ni o tó àhílùhùn lè zàámẹ́tì alẹ́ẹ̀lmíyà tó yẹ́ sí pé àwọn kí ní nǹkan o àwọn ẹ̀bù yìí nǹkan o yóò máa ṣe kí ni o yóò máa jẹ́ kán wà nípò ìmọ̀ àbí nípò àwọn àyè nípa pé ah wọ́n lè hold àwọn positions báyìí báyìí báyìí báyìí níbi kí ni o so nípa pé o lè hold àwọn positions báyìí báyìí báyìí báyìí níbi kíni níbi agbáni ìmání. illa anna dunuwa himmatihim yamhaku mawahibahum tójú pé nǹkan tó kàn máa ń ṣe àwọn ẹ̀bùn yìí tí wọ́n fún wọn tí máa ń bàjẹ́ tí máa ń kó aburú bo òun náà ni pé kí o dùnúwò ẹ̀yìn mà wọn that is wọn à ní determination tó ga wọn à ní himma tó ṣe kíni tó ga wọn à ní àkọlé kan fún ìmọ̀ yìí ní àkọlé kan tó ṣe kíni o tó ga wọ̀yẹ̀zílù wọ̀yẹ̀zílù ọ̀wọ̀yẹ̀zílù bàhá lùbọ́rìhìm so àti pé kíni o dùnúwù himma yìí ń kọ́ o yóò a máa ń pa àwọn màwáhìbù yóò máa ń parẹ́ bákan náà yóò tún máa ṣe kíni o yóò tún wá máa ń gbé àwọn kíni àwọn nípa ìga wọn bọ́sẹ̀ lè ṣe kí ni bọ́sẹ̀ lè nùbóògù wọn bọ́sẹ̀ lè lọ sókè níbi ìmọ̀ yìí nǹkan o yóò mọ̀ sí kí ni yóò mọ̀ gbé kúrò fún wọn. fatajiduhum yaqna'una biyasiri al-ma'lumat sọ wọ́n wà ara wọn ẹni yìí wọ́n wà ara wọn talabatul ilmi yìí nǹkan o kí ni mọ̀ sí wọn ó mọ̀ gba tító pẹ̀lú àwọn kí pẹ̀lú àwọn ma'lumat àwọn kan díẹ̀díẹ̀ <clears throat> nínú ìwà mọ̀ ó mọ̀ sí kí ni mọ̀ gba tító pẹ̀lú rẹ̀ ó ka tírà díẹ̀ báyìí bá tírà péjì kẹ́ni àbí wọ́n kankan ha kí ni ẹ ti ń pè bóyá tírà yìí ha ni wọ́n kàn ha láì nǹkan péré náà ni wọ́n ní o ti kí ni ó ti tó mi tó sì jásí pé nínú ẹ̀bùn tọ́nà fún wọn nínú nǹkan tọ́nà fún wọn náà ni pé tá bá há jù bẹ́ẹ̀ lọ wọ́n sì kí ni wọ́n rí ha so látara dùnúwù lẹ́yìn báyìí nǹkan o àìní àkọlé kan fún ìmà ní àkọlé kan tó sì kí ni tó tó tó lágbára wọ́n mọ̀ sí kí ni wọ́n mọ̀ gba tító pẹ̀lú àwọn kan díẹ̀ díẹ̀ yasir al-ma'lumat pẹ̀lú àwọn kan díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kan há eléyìí díẹ̀ kan fi eléyìí fún wákàtí méjì kan fi há eléyìí láì kan láì méjì tó sì já pé ń bẹ nínú ìkápá wọn nípa ìpín wọn lè sí ni o lè há bẹ́ẹ̀ lọ. wọ́n ní kí ni wa ya'nafuna min al-qira'ah wal wọ́n mọ̀ sí kí ẹ̀ níbi ìmọ̀nájú wọ àwọn tíra àwọn kútù àwọn tíra ìmọ̀ wọ́n mọ̀ gbójú kúrò ń bẹ̀. wa yatashaghaluna an talabi ani talabi wa tahsil wọ́n wá kíbi ọ̀nà bísí kúrò níbi ìmọ̀ wá ìmọ̀ àti níbi ìmọ̀ sí kí ni o ìmọ̀ hasọ́lá ìmọ̀ ìmọ̀ sí kí ni o ìmọ̀ rí ìmọ̀ wọ́n bí sísan kó ń bẹ̀ pẹ̀lú àwọn nǹkan tí ó tí ó sàǹfààní fún wọn tí ó wúlò fún wọn rárárárárá. wọ́n ní wa haula'i sur'an ma tan aw ma tanazza'a malikatu qudratihim wọ́n ní àwọn ènìyàn nǹkan o kíni ti ń pè kíákíá náà ní kíni o nǹkan tí wọ́n ṣe kíni tí wọ́n níyì malika qudrati wọn ay agbára àbí ẹ̀bùn tí ọlọ́run Allah subhanahu wa ta'ala tó fún wọn yìí nǹkan o kíákíá kíákíá náà ni wọ́n ṣe kíni o ni ó máa ń kúrò kò ní pẹ́ so àwọn ènìyàn kíni ìdí tí ó máa fi kúrò wọ́n mọ̀ wọ́n pé à nǹkan díẹ̀ tí máa ti ha báyìí máa tètè ṣe ni máa tètè rí hánà ni so ìwá fún ìmọ̀ wíwá yìí ní táìmù tó yẹ ní àsìkò tó ṣe ni o tó tọ́ ká fún un ní hákù tó tọ́ ká ṣe ni o ká fún un ìfún ní gbogbo ara ìfún ní gbogbo ẹ̀mí ìfún ní gbogbo ìlàkàyè wọ́n ní ṣe ni o wọ́n ní fún un látàrí pé àwọn rí pé ẹ̀mí tí n bá tètè há nǹkan máa rí hánà ni tí n bá tètè mú nǹkan báyìí tí n bá gbọ́ nǹkan báyìí kọ́ o máa ṣe kí ni máa gbọ́ yín náà ni so kò nídìí ayé nǹkan tí yẹn lè sáré ṣe kí ni o tí mo lè sáré mú kíákíá ẹ tí má dẹ̀ ṣe kíni tí má dẹ̀ ṣe ni so wọn ní fún ní táìmù ní hákùdé kan ṣe kíni kí wọ́n fún ìmọ̀ wíwá yẹn gẹ̀gẹ̀ fúnra rẹ̀ wọ́n ní kíni o látara ìdí eléyìí kọ́ o sur'an màá tẹ́ǹzì ọ malikatu qudratihim so kíákíákíákíákíá náà ní àwọn ẹ̀bùn tí wọ́n ṣe kíni o tí wọ́n fún wọn yìí àwọn ability tí wọ́n ní nǹkan o kíákíá ni ó ṣe kíni o ní ó kúrò lára wọn. wa taslubu barakatu awqatihim bákan náà àlùbáríkà ti ń bẹ nínú àsìkò wọn kọ́ o kíákíá ni ó ṣe kíni ni ó kúrò kíákíá ni ó ṣe kíni ni ó tàn látàrí pé ní tọ́lọ́mọ Allah subhanahu wa ta'ala tó jogún fún wa yìí nínú àwọn mawáhìbù nínú àwọn ìbòyìn nǹkan o wọn lò síbi tó yẹ kí wọ́n ṣe kíni o kí wọ́n lò sí ọlọ́mọba Allah subhanahu wa ta'ala sọ nínú al-Qur'an pé kíni o la in shakartum la azidannakum wala in kafartum fa inna adhabi la shadid so ká ní kí wọ́n dúpẹ́ fún ọlọ́mọba Allah subhanahu wa ta'ala ni nípa ẹ̀bùn tọ́lọ́mọba fún wa yìí níbi ìmọ̀ tètè sí kíni o ìmọ̀ tètè hàn kan ẹ ẹ máa tètè gbọ́ nǹkan yé tí wọ́n wá sí kí ni tó tún wá mú un lò ní bó ṣe yẹ kí wọ́n lò ní ìdúpẹ́ fọlọ́mọ Allah subhanahu wa ta'ala ọlọ́run bá ó ṣe kíni o ọlọ́run bá subhanahu wa ta'ala ìbá ṣe àlékún fún wọn ọ̀látara kíni ọ̀látara àìmú kíní yìí lò so nínú ìjìyà ìjìyà rẹ̀ náà ni gẹ́gẹ́ bọ́lá wọn ṣe sọ nínú Al-Qur'an pé kíni o wa inna adhabi la nínú ìjìyà rẹ̀ náà ni pé kíni o nǹkan tí wọ́n níyì tí wọ́n níyì nínú ẹ̀bùn ọlọ́run bá sì máa ṣe kíni a máa gbé kúrò fún wọn kò ní wúlò fún wọn mọ́ so wọ́n ní kí ni o zalika bi anna kufra ni'ma torí pé kí ni o kufra ni'ma mu'dhinun bi rahiliha torí pé nǹkan tí wọ́n ṣe náà ni pé kí ni o wọ́n ṣe kufra ni'ma ẹ̀wù ogun tọ́lọ́wọ́n bá ṣe fún wọn iná wọn mawáhìbù tọ́lọ́wọ́n bá fún wọn wọ́n ṣe kí ni o wọ́n ṣe kìfìrí pẹ̀lú rẹ̀ so yẹn náà pè ní kí ni o kufru ni'ma wọn náà sì ní àyàtà kan fún wọn pé kí ni ọlọ́wọ́n bá sọ pé la in shakartum la azidannakum wala in kafartum inna adhabi la so kúfùrù ni'ma tí wọ́n ṣe yìí ń kọ́ o kí ni yóò máa ń ṣe yóò máa ń pàmìtì yóò máa ń jẹ́ kí gbogbo màwáhìbù tọ́lọ́run bá fún gbogbo ẹ̀bù tọ́lọ́run bá fún yìí ń kọ́ o àmọ́ gbé kúrò ni kàmá anna shukroha mu'dhirun bi mazidiha gẹ́gẹ́ bó ṣe já sí pé kí ni o ìwà máa ń dúpẹ́ fún àwọn ní àmì yìí àwọn ìdẹ̀ra yìí àwọn òde tọ́nà bá ṣe fún ẹ̀yin kọ́ o yóò máa ṣe kí ni o yóò máa pàmìtì yóò máa aláwọ̀ fún so uh, Sheikh rahimahullah wọ́n sọ pé qala al-Farra al-Farra àwọn náà ni Abu Zakariya Yahya bin Ziyad bin Abdullah ad-Dilami al-Farra so wọ́n ni wọ́n sọ rahimahullah ta'ala nípa pé wọ́n ni la arhamu ahadan ka rahmati li rajulayni nípa pé kí ni o ah, mi ní ṣàánú ẹni kankan eh mi ni ṣe kíni mi ni ṣàánú ẹnì kankan gẹ́gẹ́ bí màá ṣe ṣàánú àwọn arákùnrin méjì wọ́n ní rọ́jùlùn ìkànnì àkọ́kọ́ nínú wọn wọ́n ní rọ́jùlùn yatlubul ilma wala fahma lahu àkọ́kọ́ nínú àwọn méjèèjì tí máa ṣàánú wọ́n náà ní tó jásí pé kí ni o ń wá ìmà wala fahma lahu arákùnrin ìwá ìmà ó nífẹ̀ẹ́ ìmà ń wá lójú méjèèjì ń wá ó sì yẹ kó wà ṣùgbọ́n kọ́ kò sí kí ni o kò ní àgbọ́yé kò sí fáhàmù kankan fún wa rajulun yafham wala yatlubuhu àti kí ni àti arákùnrin tó yà sí pé ọlọ́wọ́n bá fún ní àgbọ́yé tó bá gbọ́n kan yóò tẹ̀ yé tẹ́ni yóò sì kí ni tẹ́ni yóò sì wá tẹ́ni yóò sì wá ìmọ̀ so al-imam al ta'ala wọ́n sọ pé kí ni o àwọn ò ní ṣàánú ẹnì kankan ju bí wọ́n báwọn sì sì kí ni báwọn sì ṣàánú àwọn ẹni méjèèjì yìí lọ wa inni la a'jabu ممن في وسعه an yatluba al-ilma wala yata'allama so kódà àwọn tó máa ń ṣe magan ní nípa àwọn tó já sí pé kíni o ń bẹ nínú ìkápá rẹ̀ ń bẹ nínú tó lè ṣe tó tó rọrùn fún láti ṣe nípa pé kó sí kíni o kó wá ìmà kó wá ìmà wala yata'allam tí ó sì kíni o tí ó sì wá tí ó wá ìmà yìí gẹ́gẹ́ so lẹ́yìn wa pé kíni o aláwọ̀kọ́ èèyàn gbọ́dọ̀ sí kíni ìyẹn gbọ́dọ̀ ṣe kí ní ti ń pè èyí tí ọlọ́run Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bá ṣe ń kà fúnra fún láwọn ọmọ wáhìbò yìí ń kọ́ ìyẹn gbọ́dọ̀ ṣe kí ní ìyẹn gbọ́dọ̀ ló bó ṣe yẹ kí bó ṣe yẹ kí ó lò àìmọ́ wa lo àwọn kìíní bó ṣe yẹ kí yẹn lọ́ ń kọ́ o máa ṣe kí ni ó máa ń gbé ní'mà yìí ó máa ń gbé kúrò fún yàn lásìkò yẹn yóò padà di aláìmọ̀kan tẹ́yẹ́yẹ́yẹ́ tẹ́yẹ́yẹ́ látàrí àìṣe ìṣekèfèrí pẹ̀lú ọlọ́run allah subhanahu wa ta'ala níbi àwọn orí tọ́lọ́run allah subhanahu wa ta'ala tó ṣe fún yẹn wọ́n ni wa qala abul faraj wọ́n ni abul faraj ibn al-jawzi rahimahullahu ta'ala wọ́n sọ wípé kí ni wọ́n sọ ta'aliqan ala qawli abi abi abi tayyib al-mutanabbi wọ́n sọ̀rọ̀ nípa kí ni lórí ọ̀rọ̀ al-mutanabbi kí lọ́rọ̀ rẹ̀ wọ́n sọ pé kí ni wàlám àròfin òyòbí náà sí àìbẹ̀ni nípa pé kí ni o mi ò rí àléébù kankan níbi àléébù àwọn èèyàn kanaqsi alqadirina ala tamami kẹ́ mo lè rí àléébù níbi àwọn tó dá sí pé kí ni o alqadirin àwọn tó ń ṣe kí ni o tán ní ìkápá láti ṣe kí ni láti tán ní ability tán ní capability láti ṣe tó yẹ kí wọ́n ṣe kí wọ́n máa ṣe kí ni kí wọ́n máa ṣe kí wọ́n á ní naqsun bẹ́ẹ̀ ẹ tán ní ability láti ṣe kíni láti ṣe nǹkan kó pé ala tamam completely kó pé kama wá ṣe kíni kama wá ṣe nǹkan ìwọ Quran ọmọ ẹgbẹ́ ọlẹ́ ha Quran péjì mẹ́ta péjì márùn tó ha yóò dúró tó dẹ̀ ní ní wàhálà kankan tó ní problem kankan ó wá jókòó ó wá jókòó five minute ten minute ó wá ha Quran láì méjì ó wá sọ pé ah eléyìí náà ni mo lè ha ah mo ní nǹkan láti kíni láti ṣe báyìí báyìí báyìí eléyìí náà sùn ní látọ̀dọ̀ rẹ̀ ìwọ oníkagbá láti kíni o láti ka tíra hundred pages lójúmọ́ tó sì mọ̀ pé tó bá kà ń kọ́ kò sí kankan tó bá kà wàá gbọ́ yí gbogbo ẹ̀ wàá understand ẹ̀ kẹ́yìn wá sí kíni kẹ́yìn wá sí nǹkan tó kéré síbẹ̀ so oní tó mọ orin yí pé kíni o walam ara fi uyubi nnasi aiban kanaksil qadirina ala tamami so kẹ́yìn wá sí kíni o kẹ́yìn má wá sí àti ibi ògóńgó téèyàn lè dé kẹ́yìn má wá débẹ̀ tó sì jásí pé yẹn so kíni tàlíkì tí wọ́n ṣe ní yambagi lil aaqil ó pè dandan fún ẹni tó bá jẹ́ onílàkàyè o ẹni tó bá gbọ́n an yantahiya ila ghayati ma yumkinuhu nípa pé kó ṣe kí ni ó dé ògóńgó ń tó lè ṣe ògóńgó nǹkan tó bá ṣe kí ni tó bá ní kápá àti ṣe kó ṣe kí kò débẹ̀ falaw kana yutasawwaru lil adami su'uda samawati la ra'aita min akbahi naqais ridahu bil ardi wọ́n ní tó bá dá sí pé ó pọ́síbù ni ẹ́ eh, kí kíná ti ń pè ọmọ ádámà kò sí kí ni kó lọ sí sámánì sòódà sàmáwáàtì kò sí kó lọ sí àwọn sámánì la ra'ayta min akbahi naqais ridahu bil ardi wà á rí tó yá sí pé aw man akbahi naqais ridahu bil ardi wà èyí ó sì kí ni èyí ó rí èyí tó yá o ń bẹ nínú kíná ti ń pè àìṣe ìtó tó fi ń segin tó fi ń burú jù naqais nínú àìṣe tó fi ń burú èyí tó jásí pé kíni o tó jásí pé kíni o a sì yọnu àti wà lórí ilẹ̀ tó jásí pé ó pọ́sibù fún wa láti kíni láti lọ sí sámà ni ẹ̀ ká lọ sí sámà sámà lọ́nà lọ́nà a tún ra àwọn ẹnìkan náà tó jásí pé kíni o nínú àìsí ètò rẹ̀ tó sì jásí pé ó pọ́sibù fún láti lọ nínú àìsí ètò rẹ̀ òun ni pé kí ni o yóò yọnu sí láti wà ní ìlẹ́lẹ̀ náà ní pé à rárá èmi ò lọ sí kíni èmi ò lọ sí sánmà èmi yọnu sí ibi tí mo wà yìí látara kíni látara dùnúwú alhima àìsí himma àìsí azmu àìsí kíni o àìsí àkọlé kan fún kíni fún ìmọ̀tánsọ yìí wọ́n ní walau kanat nubuwwa ìbájá sí pé ìjẹ́ ànábì nubuwwa ni tuhsal bil ijtihad ìbájá sí pé wọ́n máa ń rí pẹ̀lú kíni pẹ̀lú ijtihad ni pẹ̀lú ìgbìyànjú ni ra'aytal muqassir fi tahsiliha fi hadid èyí ó sì kíni o èyí ó rí kíni tí ń pè al muqassir ìtẹ́já sí pé kíni o ó jẹ́ aláṣẹ ìtó fi tahsiliha níbi ìwá kìíní ìwá nùbù wáyé ká ní pé wọ́n máa rí pẹ̀lú ìṣèhádì ni ẹ̀yin ó rí ẹ̀yin tó yá sí pé kí ni o e, èyàn tó yẹ pé ó ń ṣe àṣe ètò níbi ìwánúbó wáyé fi hadid ni níbi àwọn àyè tó yẹpẹrẹ gan níbi hadid ibi tó yẹpẹrẹ tó lò gan wọn ni kí ni o wasira aljamila inda alhukama sira tó ṣe kí ni o tó jẹ jamila tó dáa lọ́dọ̀ àwọn hukama wọn náà ni pé kí ni o khuruju nafsi wọn náà ni pé kí ẹ̀mí kó sì kí ni kó jáde ila ghayati kamaliha almumkin lọ sí àgọ́yà lọ sí ògóńgó ibi tó ṣe kí ni ibi tó bá lè ṣe nǹkan dé ibi tó lè ṣe nǹkan dé kó dé ògóńgó rẹ̀ kó dé píìkì kó ṣe completely so almumkin laha fil ilmi wal amal níbi kí ni o níbi ìmọ̀ wáìmọ̀ àti níbi ìmọ̀ ṣe kí ni àti níbi ìmọ̀ ṣe iṣẹ́. bákan náà wọ́n ní qal wa fil jumla ní kíná ti pè ní jumlatan ní ìsókè àbí ní àpapọ̀ wọ́n ní la yatruku fadilatan yumkin tahsiliha illa hassalaha wọ́n ní kò gbúdọ̀ sí kí ni kò gbúdọ̀ fi nǹkan kankalẹ̀ kò gbúdọ̀ fi ìmọ̀ kíná ti pè fadila kan tó jẹ́ bí virtue kan tó jẹ́ bí ọlá kan kò gbúdọ̀ sí kíni kò gbúdọ̀ fi kalẹ̀ dájú pé ó délé ó easy fún láti kíni láti rí kíni illa hasalaha pé kí bá ṣe pé yóò ṣe kíni ó gbúdọ̀ sí kíni ó gbúdọ̀ rí ni fa inna alqanu' rí pé nǹkan tó ń pè ní alqanu' wọn náà ní kíni ó halatul aradhil ààyè situation ìṣesí àwọn tani àwọn aradhil ni àwọn ẹni yẹpẹrẹ so nǹkan tó ń ní kíni ó alqanu' èèyàn tí ó ṣe kí ni tó yàtọ̀ pé ẹ máa ń gba tító ẹ máa ṣe kí ni ẹ máa ń gba tító àbí ìgbà tító pẹ̀lú nǹkan díẹ̀ tí àwọn bá fún yàn àbí tọ́lá Allah subhanahu wa ta'ala tó bá fún yàn eléyìí dẹ̀ ní nǹkan tó ṣe kí ni o tó dáa ni tó bá já pé níbi nǹkan kí ni níbi nǹkan tó já sí pé ó jẹ́ gbábí níbi àwọn nǹkan ayé ni tó já sí pé ah èèyàn gba tító pẹ̀lú díẹ̀ tọ́nà wá fún yàn nínú àwọn kìnnì níbi rísíkò ni níbi níbi jíjẹ ni níbi mímu ni níbi wíwọ̀ ni bọ̀ níbi ìmọ̀ ń o eléyìí ńkọ́ o yóò jẹ́ kí ni yóò jẹ́ sífà àbí ẹni tó bá ṣe tó bá ní irun kẹyìn ńkọ́ o yóò ṣe kí ni o yóò jẹ́ àléébù fún yàn yóò jẹ́ kí ni yóò jẹ́ àléébù fún yàn yóò jẹ́ náksù fún kéèyàn máa ń gba tító pẹ̀lú kí ni pẹ̀lú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nǹkan nínú kí nínú ìmọ̀ tó jẹ́ sọ kí ni o èèyàn ní ability èèyàn ní capability láti rí jù bẹ́ẹ̀ lọ láti ṣe ìgbìyànjú jù bẹ́ẹ̀ lọ so nǹkan tá máa ń ṣe kí ni tá máa ń lo kọ́nìrò fún ni àbí ká sọ pé kí ni kọ́nìrò gan pé dídò alharis àbí dídò alhers so kéèyàn ní ojú kòkòrò fún nǹkan opposite náà kéèyàn kọ́ni ọ̀sọ́ ni fa inna al-qanu' halatul aradhil nǹkan tó tán pé ní al-qanu' òun náà kí ni o hálà situation ṣe sí àwọn ta ni àwọn aradhil àbí àwọn ààyè àbáwọn tó bá ṣe kí ni tó bá ṣe pé wọ́n yẹpẹrẹ ìṣesí wọn lélẹ́yìí àbí ààyè wọn lélẹ́yìí wọ́n wọn ní fakun rajulan rijluhu fi thara kíyàn ṣe kí ni o kíyàn yóò wà ní kíni fi thara yóò wà ní ilẹ̀lẹ̀ yóò wà deeply rooted yóò múlẹ̀ dó dáadáa wa hammatuhu wa hammatu hammatihi fi thuraya àti pé kíni o àkólé kọ̀ọ̀rẹ́ ńkọ́ o yóò sì kíni yóò wà ní òkè tányányányányá fi thuraya yóò wà ní ibi gíga ثم تزوجون ولو أمكنك عبور كل أحد من العلماء والزهاد ìbájá sí pé ó pọ́sìbù fún wọn láti ṣe kíni láti lọ láti ṣe ìrìn àjò àbí láti gba gbogbo everybody nínú àwọn kíni nínú àwọn olùmọ̀ni àtàwọn zohad àti àwọn tí wọ́n ṣe kíni o tí wọ́n tí wọ́n ráyè sáàdì wọ́n ní kíni o fafal wá sí kíni wá sí bẹ́ẹ̀ tó bá pọ́sìbù fún wọn láti ṣe kíni láti ṣe ìrìn àjò lọ́sọ́dọ̀ àwọn wọ́n kà fún alẹ́ kan nínú àwọn nínú àwọn aik asabi èyí tí wọ́n ṣe kíni tí wọ́n kà fún ẹsẹ́yìn wọ́n sọ fún wa nípa kíni nípa ìrìn àjò àwọn olùmọ̀ ní ojú ọ̀nà ìwáyìmọ̀ wọ́n sọ fún wa nípa pé kíni al-Khatib al-Baghdadi síra tí wọ́n kọ tí wọ́n kó jọ síbẹ̀ àwọn ìrìn àjò àwọn tani àwọn olùmọ̀ nípa ìwáyìmọ̀ ìtàbù lọ sí láti ìlú kan lọ sí ìlú míì ẹlòmí torí hadithi kan péré náà ni ìrẹ́ ìṣe ìrìn àjò tó jásí pé kíni o ìrìn àjò oṣù lórí oṣù ọjọ́ lórí ọjọ́ lórí kíni lórí hadithi kan látara kíni látara uluwu al-himma so wọ́n ní walaw amkanaka ubura kulli ahadin min al-ulama wa zuhad faf'al tó bá possible fún ọ tó bá rọrùn fún ọ láti ṣe kíni láti lọ láti lọ bá kíná tí ń pè oníkálukú nínú àwọn olùmọ́ni àtàwọn az-zuhad fa innahum wọ́n ní wá sí bẹ́ẹ̀ o fa innahum kanu rijalan wa anta rajulun torí pé àwọn náà ń kọ́ o àwọn ni wọ́n èyí táwọn náà ń ṣe fi dé ipò tí wọ́n dé nìyẹn èyí táwọn náà ń ṣe tí wọ́n ṣe kíni tí wọ́n fi rí ìmọ̀ tí wọ́n rí náà nìyẹn so wani kánú rijalan fa innahum kánú rijalan torí pé ọkùnrin ni wọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọkùnrin ni wọ́n náà fa anta rajulun wa ma qa'ada man qa'ada illa lidana'ati al-himma wa khasasatiha so èyí tó jókòó jókòó lẹ́ni o èyí tó wà nípò tó wà lẹ́ni níbi kíni níbi ìmọ̀ kò wà nípò rẹ̀ lẹ́ni níbi kíni níbi àìníma afuwan kò wà níbi tó wà lẹ́ni bí kì í bá ṣe pé torí pé kíni o torí kí náà ti ń pè janaatu alhimma rẹ̀ ni torí pé kí ni o himma rẹ̀ ó lò gan ó kéré gan ó yẹpẹrẹ gan àkọlé kan tó ní kí ni tó ní fún ìmọ̀ ó sì kí ni ó yẹpẹrẹ gan ó sì burú jáì. wọ́n ní wa'lam annaka fi midani sibaqin wọ́n máa ń pè àyètọ́ wa yóò ìwọ ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀wà ní midani sibaq àyè kí ni o àyè competition ni fíìdì kí ni fíìdì competition ni nípa ìpè à ẹni yìí sáré ẹ jẹ́ kí mi náà lè bá ẹni yìí sáré ẹ jẹ́ kí mi náà ẹni yìí ṣe bá ẹ jẹ́ kí mi náà ṣe báyìí kí bọ́lá wọn bá ṣe sọ nínú Al-Qur'an ni pé kí ni o wastabiqul khairat aláwọ̀ sọ pé kí ni o ẹ máa ń sáré tètè ẹ máa ń ṣe competition lọ síbi khairat lọ síbi kí ni o lọ síbi ìmọ̀ǹṣe ìmọ̀ǹṣe dáadáa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àyátì tó wà so al-imam kí ni a ti ń ta'ala so wọ́n sọ pé kí o. ما عبد الله أو ما عبد الله بشيء أفضل من العلم nípa pé wọn jọ́sìn fún kankan fún ayé wọn jọ́sìn fún ọlọ́run Allah subhanahu wa ta'ala lọ pẹ̀lú kankan tó sì kí ni o ju ìmọ̀ wá ìmọ̀ yìí so nígbà tí yẹn bá mọ̀ pé yẹn wà ní midanu sibak yẹn wà ní fídì tó yàtọ̀ pé kí ni o à ń léra wa ní à ń léra wa ní àfi léra wa bá ní níbi dáadáa yìí fi jòkó tí yẹn ò ní ṣe kí ni o tíyàn ní dìde lọ sí kíni lọ sí ìwà ìmọ̀ wọ́n ní wọ́n làwọn kọ́ tuntun tahab àwọn àsìkò ní ń kọ́ o àsìkò ń lọ ń lọ díẹ̀ díẹ̀ wọ́n ṣe kíni wọ́n yọ àsìkò lára wa díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tafutu fu'adaka al fata wa tanhitu jismaka as-sa'atu nahta àwọn àsìkò wọ́n ṣe kíni wọ́n ń gbé ara rẹ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ hours hours minutes by minutes seconds by seconds díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ń ṣe kíni ń lọ ni wáyé tí yóò fi sí kíni tí yóò fi jòkó wọn ni kíni ò fala takhlud ila kasalin mọ́ wá sí kíni mọ́ wá ara yín má mọ́ wá gba kasal ìkọ́lẹ̀ ọ̀lẹ́ mọ́ wá sí kíni mọ́ wá gbá mú mọ́ dì mú mọ́ fà mọ́ sosososo nípa pé àní ìkọ́lẹ̀ yìí mi ní fi kalẹ̀ ni fama fata man fata illa bi fama fata man fata illa bil kasal so nǹkan tó fò ọrù kò fò ọrù nǹkan tó ti kọjá rẹ nínú ìmọ̀ tó yẹ ti ní látọjọ́ yìí kò kọjá ju kí ni bí kì í bá ṣe pé torí kí ni torí ìkọlẹ̀ yìí náà ni torí àìbá fẹ́ sí nǹkan kan yìí náà ló ṣe kí ni ló fi bọ̀ ọ́rọ̀ wala nala man nala illa bil jiddi wal azmi so ẹni tó ṣe kí ni tó sì rí nínú ìmọ̀ yìí nǹkan o kò rí tó rí nínú ìmọ̀ bí kì ṣe pé torí kí o torí jidd torí ìgbìyànjú ìgbìyànjú tó ga ìgbìyànjú tó le wal azmi àti kí àti àkọlé kan náà ló ṣe kí ló fi rí nǹkan sí orí níbi kí ni níbi ìmọ̀ yìí wọ́n ni fayaman anasa min nafsihi alamatun alamatan nubuwah wàzàká wọ́n ní ìwọ tó wá rí lára rẹ nípa ẹgbẹ́ à ọ ní àlàmà nùbò ọ ní àwọn àwọn àpẹẹrẹ ẹgbẹ́ ẹgbẹ́ à tí bá ń múra sí ìmọ̀ yìí tí náà sì kí ni kéèmì náà dẹni gíga níbi ìmọ̀ kì wá sí pé ẹni gíga pé àkáwọn yẹn bá lè mọ̀ mí o lá lillah subhanahu wa ta'ala tí bá múra sí ó súnmọ́ kọ́nà Allah subhanahu wa ta'ala kó ṣí àwọn àbúwàbù kí náà ti ń pè àwọn àbúwàbù àwọn ẹlẹ́kọ̀ọ́ ìmọ̀ yìí kọ́nà Allah subhanahu wa ta'ala kó ṣe fún mi wọ́n tó bá wọn rí bẹ́ẹ̀ lára rẹ̀ ẹ́ tó bá sì rìn rí gbà ọ ní ìlàkàyè ìlàkàyè rẹ̀ bẹ́rẹ́bẹ́rẹ́ níbi láti gbọ́ àwọn kíni ìmọ̀ yìí yé dáadáa wọ́n ní la tabghi 'anil ilmi badalan mọ́ wá sí kíni mọ́ wá wá ìmà wọ́n wà wá bádàlì míì má wà ń tó wà fi rọ́pò rẹ o má dájú kọ gbogbo ayé kọjá sí pé kí ni òhìnmà rẹ òun náà ní ayé ayé ayé ayé ayé ayé ayé ayé ayé kí ẹ máa wá ayé lójú méjèèjì lọ́sàn-án láàárọ̀ lóru kọjá sí pé gbogbo ilé ayé yẹn kọ́ ayé lẹ́yẹ̀ fi wá wọ́n ní kí ni òwà la tashtagil bisiwahu abadan wọ́n wá sí kí ni má wàá bízí ara rẹ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí ìmọ̀ wá ìmọ̀ yìí o láyéláyé má ẹ̀fà bíṣẹ́ ara rẹ pẹ̀lú nǹkan mi tó yàtọ̀ sí ìmọ̀wá ìmọ̀ yìí fa in abẹ́yìíta tọba wa kọ̀ tọba sí kí ni o tọba sí kí ni ti ń pè tọba tọba wà nǹkan mi tọba fi nǹkan mi ọ̀rọ̀pọ̀ kí ni ọ̀rọ̀pọ̀ kí ni ti ń pè tọba fi nǹkan mi tọba fi rọ́pò ìmọ̀wá ìmọ̀ yìí wọ́n ní o fa ajibara allahu aza nafsik a ai kí allah subhanahu wa ta'ala kó ṣe kí ni o kó sànù rẹ̀ bí masal ni masal Lárúbáwá tó yà sí pé bí pé a èyàn ti kí ni o èyàn ti kú bí pé èyàn ti kí ni ti kú kọ́lá àwọn Allah subhanahu wa ta'ala kó sànù rẹ̀ fi sí ni ó dàgẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé kí ni jahali qabla al-mawti mawtun li nípa pé ń bẹ nínú jahal àyìnmọ̀kan ẹ̀ qabla al síwájú ikú mawtun li ahlihi wípé wọ́n ti kú ni àyàn tó bá jẹ́ aláìmọ̀kan bí ipò ti kú ni kó tiẹ̀ tó di pé wọ́n ṣe kíni òun gẹ́gẹ́ ti kú fúnra fi dúnìyà wà àdìsáàdùhùn qabla al-quburi quburun ara wọn wá ní ara àwọn aláìmọ̀kan ó dà gẹ́gẹ́ bí kíni ó dà gẹ́gẹ́ bí kíni ó dà gẹ́gẹ́ bí sàárè ni kó tó di pé wọ́n sì wọ́n sínú sàárè kankan fúnra wọn. so ìmọ̀ wá ìmọ̀ yìí nǹkan ò ní wà sí kíni ní wà gbìyàn kúrò níbi kíni kúrò níbi hálù yìí kúrò níbi hálù yìí pé ah èyàn ti wá ṣe kíni èyàn ti wá èyàn ti wá di òkú kó tó di pé èyàn kú gan fúnra rẹ̀ èyàn ti di òkú sílé ayé wọn ni kíni ọwọ a'zama ajra al-muslimina fika sọkọlá wọn Allah subhanahu wa ta'ala kó wá gbé tóbi ẹ̀san àwọn mùsùlùmí ẹ kó wá ṣe kíni ẹ kó wá gbé ẹ̀san wọn tóbi nípa rẹ̀ torí pé téèyàn bá ti kú kò sí nǹkan tó kù nípa pé kíni o kẹsì janaza sí kẹsì janaza fún kẹsì sí kíni kẹsì sí rahimahullah so báwọn mùsùlùmí bá ṣe ń ṣe rahimahullah ẹ náà ni kí ọlọ́run Allah subhanahu wa ta'ala kó máa ṣe kí ni kó máa gbé ládàá wọn kó máa gbé tóbi látara pé ó ti kọ́kọ́ di ẹni tó ti kú kó tó di pé ó gan fúnra rẹ̀ wọ́n ní ma ashadda khasaratak a ó mà ṣe o ó burú jáì òfò téèyàn ti kí ni téèyàn ti ṣe òfò téèyàn ti kí ni téèyàn ti ṣe wa a'zama musibatak a ó sì ṣe kí ni o ó sì tóbi jáì musiba rẹ̀ aburú àti bí àdánwò tó ṣe kíni tó bá ọ látara pé ọwọ́ nǹkan mi yàtọ̀ ọ̀fin nǹkan mi rọ́pò ìmọ̀ wíwá ọ̀fin nǹkan mi ṣe kíni ọ̀fin rọ́pò rẹ̀ kìí ọ̀dà yẹ bí kíni ti ń pè ọ̀nà tí afa tí wọ́n kọ́ nínú àtàyè tá a sọ pé kíni o ja'alta al-mala fawqa ilmi jahlan ya al-mala fawqa al-ilmi jahlan ikú ọ̀sẹ̀ kíni ọgbẹ́. almal ọgbẹ owó ìmọ̀wá owó ọgbẹ ìmọ̀wá ayé ọgbẹ sórí ọgbẹ sórí ìmọ̀wá ìmọ̀ jahlan ọgbẹ sórí ìmọ̀wá ìmọ̀ ní o ní aláìmọ̀kan. so wọ́n sì kí ni o Sheikh rahimahullah wọ́n sì kí ni wọ́n tẹ̀síwájú wọ́n ní kí ni o wọ́n ní da anka alhawa wal mu'laina bihi so wọ́n mú àwọn àbíyá wá nínú àbíyá ti Sheikh Abdurrahman. nasir asaadi sheikh abdulrahman nasir asaadi rahimahullah ta'ala sọ ni wọ́n kọ́ àwọn àbíyàtì wọn ni dáa an ka dhikra alhawa walmula ina bihi wọ́n fi kalẹ̀ iman sikin imanati alhawa iman wa iman tọrọ iman tọ́lábà kini alhawa ìfẹ́nu walmula ina bihi àti àwọn tí wọ́n sikin tí wọ́n sáré tètè lẹ́yìn rẹ̀ tí wọ́n sáré tètè lẹ́yìn ìfẹ́nu wàá fi kalẹ̀ wàá gbèjù sílẹ̀ wọ́n ní wanhad ila manzilin alin bihi dúrọ̀rù wàá dìde lọ sí kí ni lọ sí ààyè manzilin alin ààyè gíga tó já sí pé kí ni àwọn dúrọ̀rù àwọn treasures àwọn pearls wọ́n sì kí ni wọ́n wà ní ààyè yìí ààyè ó ní yẹ wọ́n náà ní kí ni o ààyè yìí mà kéèyàn sí kí ni kéèyàn wá ìmà torí pé kí ni o ìlàkíkọ̀ kò sí nǹkan tó sì kí ni o tó lọ́lá tó ìmà wọ́n ní kí ni o تسلو بمربعه عن كل غالية أي تيو من سكيني تيو من في فكالي تيو من في يوم في صاعي صاعرا يكون بكيني pẹ̀lú mọ́rúbáwò rẹ̀ pẹ̀lú àwọn ayé ayé rẹ̀ ayé gíga yẹn èyí mọ̀ sí kí ni èyí mọ̀ fi sọ́ rẹ̀ kó níbi gbogbo rọ́ọ̀lìyà and kulli rọ́ọ̀lìyà kó níbi gbogbo nǹkan tó bá sí kí ni o gbogbo nǹkan tó bá wọ́n tí yẹn bá wò pé à kìíní wọn kìíní wọn tó kò sí nǹkan tó wà ń bẹ innama hiya mata'ul hayati dunya pẹ̀pẹ́ à nǹkan ayé lásán ni kò sí nǹkan tó kò sí nǹkan tó wà ń bẹ wa an la'imin lidunya saf'uhu kadaru tí yóò máa fi múra yàn kúrò níbi kíni gbogbo ìgbádùn ayé ẹ eh, gbogbo ìgbádùn ayé tó já sí pé sọ́fúwò rẹ̀ gan ibi tó já sí pé ó tún mímọ́ rẹ̀ gan ibi tó já sí pé ó pí ọ̀ o kádàrò dọ̀tí gan tó ni àsìkò àyàn ọmọ ọgá kìíní ó da kìíní ìwà òkè ibi bẹ̀rẹ̀ náà kọ́ ò dọ̀tí náà gàtún ni torí pé kí ni o kò sí kankan tí ń bẹ yìí innama hadhihi dunya la'ibun wa laha so nípa pé ilé ayé yìí kọ́ ò láìbò ni eré ni àti kí ni àti bí ìmọ̀ ẹ̀yẹ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so wọ́n ní wa anna dimin bihi yalhu mujalisuhu àti gbogbo nadim àìbìmọ̀ àná sahib gbogbo ọ̀rẹ́ tó jásí pé kí ni o yẹlhu mujalisuhu tó yá sí pé àwọn tí wọ́n máa ń ṣe kíni o àwọn tí wọ́n máa ń jókòó tí wọ́n máa ń jókòó ti àwọn tí wọ́n máa ń ṣe ẹ̀yẹ́ ni tó yá sí pé wọ́n máa ń ṣeré ni yẹ̀yẹ́ gbogbo àsìkò tó yẹn tó bá jókòó láti àárọ̀ dalẹ́ báyìí ńkọ́ o yẹ̀yẹ́ ni wọ́n máa ń ṣe wọ́n máa ń ṣeré ni àwọn ọ̀rọ̀ tí ò wúlò àwọn ọ̀rọ̀ tí ò bálakáyé mu àwọn ọ̀rọ̀ tí ò ní sàǹfààní fún wa nílẹ̀ ayé àti ní Eh, ọ̀rọ̀ kìnìkan kìnìkan ìmọ̀ bójọba ni ìmọ̀ ṣe kìnìkan ó yẹ kí Tinubu ṣe báyìí ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì ṣe báyìí ó yẹ kí lágbádá ṣe báyìí ó yẹ káwọ́ ṣe báyìí àwọn tí ò lẹ́sẹ̀ tí ò lórí náà máa ṣe kí ni náà máa bí sí ara wọn tí wọ́n máa ń sọ wọn ní ronú nípa yamal kiyama wọn ní sọ àwọn ọ̀rọ̀ jásí pé kí ni o yóò mú wọn yóò ṣe kí ni yóò ṣe wọn láǹfààní ní ilé ayé yìí àti wa anna diman bihi yalhu so الإمام الزهري رحمه الله rahimahullah إذا طال المجلس كان للشيطان فيه نصيب majlis kana li shaytani fihi nasibun nígbà pé tí majlis tí bí ìjókòó tó bá ti ń pẹ́ jù tí wọ́n ti pé ìjókòó tí ó sànfàní ìjókòó tó bá yàtọ̀ sí ìjókòó ìmà tó bá ti ń pẹ́ jù tàbá ti ń sọ pé ẹyin kí làwà kọlù ni wọ́n ní wọ́n sọ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń kọ́ o wọ́n ní kí ni o àṣẹ ìtọ́nù ń kọ́ o yóò máa ní nàṣíbù yóò máa ní ìpín nínú ìjókòó yòun látàrí pé ìjókòó yẹn kọ́ ó ti ń gùn kó sànfàní kí sódòkó tó sànfàní so àṣetọ́nù kọ́ yóò máa ṣe kíni yóò máa ní nàṣíbù bẹ́ẹ̀ yóò máa ní ìpín bẹ́ẹ̀ tí ó ṣe kíni tóun náà ò ní bẹ́ẹ̀ wọ́n ní kíni o wa anna diman bihi yalhu mujalisuhu àti kúrò níbi gbogbo ọ̀rẹ́ tó dá sí pé kíni o àwọn mùjálísù rẹ̀ àti máa ń bá jókòó àti ìjókòó rẹ̀ ń kọ́ o ẹ̀yẹ́ ni eré ni àti ìfi àsìkò ṣòfò ni wa an riyadin kasaha nawru wa zaharu àti kúrò níbi kíni àti kúrò níbi àwọn abata riyad jam'u rawda àti kúrò níbi kíni kúrò níbi àwọn àbàtà ẹ́ tó já sí pé kíni o kàsáhà náwùrù wà záhàrù tó já sí pé ó ti wọ́ <clears throat> ó ti wọ ẹ̀wú kíni o ànáwùrù ẹ́ ànáwùrù ni àwọn kan tó máa ń tàn tí fúláwà tó bá ti boom tí fúláwà tó bá ti kíni tó bá ti boom tó bá ti reach season tó já sí pé wọ́n máa ń boom àwọn funfun fún àtàwọn yẹ́lò yẹ́lò tó máa ń tàn lára fúláwà yòó ọ̀nà ń pè ní kíni ọ̀nà ń pè ní ànáwùrù tó yá sí pé kí ni o àwọn bàtà yìí náwó ti wá sí kí ni ó ti wá bò ó lọ́sí pé àyìn ah, ó rí pé àbàtà ah, yìí sì wá fáyìn ó rẹwà gan wà záhàrù àti àwọn fúláwà fúnra rẹ̀ so kíyàn sí kíni o kíyàn gorí kù níbẹ̀ kíyàn fi ìmọ̀nà ti gbogbo àwọn kan yìí torí pé gbogbo àwọn kan kọ́ gí bá ti ń sọ mata'ul hayati dunya àwọn kan yìí nípa sí pé kíni o kò sí yóò padà tán èyí tí ò wá ní tán náà ni kíyàn sí kíni kíyàn dájú kọ kíyàn gbárùkù tí kí yẹn sì kí yẹn ní àkọlé kan tó ga tó tóbi fún wọn ni inhad ilal ilmi wá sí kí ni wá dìde lọ sí ìmọ̀ wá ìmọ̀ lọ sí ìwámà fi jiddin bila kasalin pẹ̀lú jiddu pẹ̀lú ìgbìyànjú tó sì kí ni tó le ìgbìyànjú tó tóbi bila kasalin láì sí kí ni o láì kọ́lẹ̀ ai wá ìmọ̀ yìí pẹ̀lú kí ni pẹ̀lú ìgbìyànjú mọ́kọ́lẹ̀ ń bẹ̀ nuhudu abdin ila al khayrati yabtadiru ní dídìde ẹrú tó já pé kí ni o ń ṣe ìtìdáàr ó ń sáré lọ ń sáré tètè lọ sí kí ni o lọ sí ìmọ̀ ń ṣe dáadáa ń sáré lọ lọ sí ìmọ̀ ń ṣe kí ni ìmọ̀ ń ṣe dáadáa wọn ni kí ni o wasbir ala naylihi sabral mujiddi lahu wá sí kí ni wá ṣe sùúrù lórí kí ni lórí ìmọ̀ wá ìmọ̀ yìí sabral mujiddi lahu sùúrù èyí tí ń ṣe kí ni èyí tí ń lo jídù Eh, wọ́n sọ pé fàwọn àtẹ́bùhù wa khudh bil jiddi fihi wá sí kí ni wá rọ́bà kìíní wọ́n wá rọ́bà ìmọ̀ yìí eh, wá sí kí ni wá lo ìgbìyànjú wá sí ìgbìyànjú níbi ìwà wa khudh bil jiddi fihi wá gbàmú dáadáa pẹ̀lú jiddu fa in a'takahu Allahu intafa'ta tọ́lọ́mà sí kí ni tọ́lọ́mà intafa'ta ọtí ṣàǹfààní so kí wasbir ala laylihi sabral mujiddi lahu kéèyàn wá ṣe sùúrù lórí ìmọ̀ wá ìmọ̀ yìí nǹkan o sọ́bùrọ̀ ni mo jí dìlà o sùúrù ẹni tó já sí pé kí ni o ń lo jídò ń fi jídò ìfìsí kí ni ìfi wá ìmọ̀ yìí adẹ́tí fún wa sẹ́yìn náà nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ tó já pé kí ni o wọ́n wá ìmọ̀ yìí náà bákan náà tó ń sọ pé kí ni o nípa pé bìnẹ́fì ilẹ̀ àtìmáàd wà sẹ́yìrì fìlbìláàd wà sọ́bìrín kà sọ́bìrín jimad so yẹn gbọ́dọ̀ ní sùúrù ni bí sùúrù kí ni o gẹ́gẹ́ bí sùúrù àwọn jamadat àwọn kan tí ò lẹ́mìí gẹ́gẹ́ bá ṣe sọ tó bá gbá òkúta tó bá na òkúta kò sí kò sí nǹkan tó kúta fẹ́ ṣe torí pé kí ni kò fílẹ̀ so èèyàn gbọ́dọ̀ fílẹ̀ kankan níbi ìmọ̀ sí kí ni níbi ìmọ̀ wá ìmọ̀ yìí èèyàn gbọ́dọ̀ ní sùúrù sùúrù tó sì o tó dé ògóńgó ni fa laysa yudrikuhu bal laysa yastabiru kò sẹ́ni kankan tó lè sikin tó lè dé ipò yìí tó lè rí ìmọ̀ yìí àfihàn tó bá dá sí pé kí ni o òun ni ìsìtìbá òun ni sọ́bù àbí ká sọ pé fàlẹ́sẹ̀ yìí dẹ́rù kòkòrò fàlẹ́sẹ̀ sọ́bìrù èèyàn tí ò bá ṣe sùúrù kò lè sikin kò lè rí ìmọ̀ yìí. Sheikh Salih Ali Sheikh àwọn náà ni wọ́n mú báàbù kan wá níbi kíni níbi ah, kíni tí ń pè tíra تو مو تو بابا بابا بابا بابا نبي نبقى عن عوائق طلب العلم نبي العوائق عن ماذا عن الطلب شو بابا لا كو انك لا كو تمو انا نكينيو آه، كنا تبي ضعف الهمة نكو يا الهمة يا عم يعني يسكيني اوكي لجا صوتنا ما هو examples او كوبا بابا جلو نكو عن هما مو عن انبياء والرسل عن هما مو عن النبي الله سبحانه وتعالى اتيو جيش الله عليهم الصلاه والسلام سو نكو ìmáàmù wọn àkọlé kan tí wọ́n ṣe kíni tí wọ́n ní nípa ìmọ̀ ṣe kíni ìmọ̀ ń ṣàlàyé tàwíìdì fáwọn èèyàn àkọlé kan tí wọ́n ní nípa ìmọ̀ ṣe kíni ìmọ̀ ń ṣe rọ́dù fáwọn ahlul batil àti ìmọ̀ ṣe kíni ìmọ̀ ń náàzọ́rọ̀ wọn pẹ̀lú ìmọ̀ àti ìmọ̀ ń jáde láwọn pẹ̀lú kíni pẹ̀lú ìmọ̀ àti pẹ̀lú hikma bákan náà àkọlé kan tí wọ́n ṣe kíni o tí wọ́n ní fáwọn tani fáwọn ẹ̀dá nípa pé ah kí wọ́n ṣe kíni kí wọ́n mọ̀nà kí wọ́n ṣàlàyé ṣàríà Ọlọ́run kí wọ́n ṣe àlàyé ṣẹ̀ríà fún wọn ẹ wo Nuhun alayhi salatu wa salam ẹ wo sùúrù tí wọ́n ṣe kíni tí wọ́n ní ẹ wo rúwà kálí kan tí wọ́n ṣe kíni tí wọ́n ní pẹ̀lú pé ìmọ̀ pé àwọn èèyàn sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala ní aláwọ̀ sọ̀nà Al-Qur'an pé kíni o qala rabbi inni da'awtu qawmi laylan wa àyàfi eh, níbi sísá bí mo ṣe ń pè wọ́n náà ni wọ́n máa ń sá wa inni kullama da'awtuhum litaghfira lahum ja'alu asabi'ahum fi adhanihim wastabshaw thiyabahum wa asarru wastakbaru istikbara gbogbo ìgbà kígbà tí n bá pè wọ́n kọ́ o kí wọ́n ṣe kí ni o kọ́ba lè foríjì wọ́n kí ni wọ́n ṣe wọ́n ti ìka wọn wọ́n ti ìbọnú etí wọn ni wọ́n fi aṣọ wọn wọ́n fi boró ni wọ́n fi borí ni wa asarru wastakbaru istikbara wọn nígbà wọn ṣàgídí wọn sọrí kunkun wọn ṣe kíni wọn ṣe ìgbéraga wọn ṣe mọ̀tòmọ̀tò lẹ́yìn náà kọ́ thumma inni da'awtuhum jihara ikú wọn ní gbangba thumma inni a'lantu lahum wa asrartu lahum israra akànnì mo tún kíni mo tún pè wọn ní kíni o ní kọ̀rọ̀ náà so mo dẹ̀ tún ṣe kíni mo dẹ̀ tún ṣe kíni mo tán pẹ́lẹ́mọ́ pípé tí mo pè wọn àti bẹ́ẹ̀ lọ nínú àwọn sọ́bùrù kíni àwọn àǹbíyà wa rusul gẹ́gẹ́ bí ọlọ́run allah subhanahu wa ta'ala kò sí sọ fún wa so alilmu iljumla kò sí sí kíni o kò sí rí láì sí kíni o láì sí àkínà tí ń pè olówó alhimma tó yà sí pé kíni o tí yẹn bá fi dùnúwò alhimma tí yẹn bá ní a èyàn ní dùnúwò alhimma níbi ìmọ̀yìn kọ́ èyàn ní sí kíni èyàn ní dé ibi kankan kò sí ibi tí yẹn sí kíni kò sí ibi tí yẹn lọ bal makanu yẹn àyẹ̀yẹ̀ náà ní kíni o òun náà ní al asfala ìlẹ́lẹ̀ èyí ó sì kí ni o èyí ó di kí ni èyí ó di ẹni lẹ́lẹ́yìn so kò yẹ kí tọ́lẹ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn ó sì kí ni o kò ní dùnúwó àlèyìnmá so wọ́n tẹ̀síwájú wọn ni wa inna min anfa'il umur allati tu'inu ala ulubwil himma so lẹ́yìn náà wọ́n sì kí ni wọ́n fẹ́ sàlàyé fún wa àwọn nǹkan tó fi ń ṣe pàtàkì tó máa ń rányàn lọ́wọ́ nípa kéèyàn sì kí ni kéèyàn ní النظر في سلف في آه، في في سيار سلف وانا كيما مسكين كيما هو سيار سلف كيما كان سلف رضي الله عنهم فان احوالهم غايه الكمال ستريكو يسسي وانكو غايه الكمال علما وعملا وغونغو لسكيني لودي نبي إيماو نبي إيماو أتي نبي إيشي إيشي تونسي كيني إيشي تونسي ó ti kà fún wa sẹ́yìn nípa àwọn kíni àwọn al-Imam al-Bukhari ẹwọ́rọ̀ himma tí wọ́n fi ní ẹwọ́ irú ìrìnàjò tí wọ́n ṣe láti kíni láti fi kó àwọn àhàdíìsì jọ àti àwọn olùmọ̀ bẹ́ẹ̀ náà lọ níbi kíni níbi himmam tí wọ́n ṣe kíni tí wọ́n ní láti fi lè sa ìmọ̀ yìí jọ láti fi lè ṣe náṣúrò rẹ̀ nípa pé kó sì kíni o láti fi lè kọ́ al-umma yọ kó níbi kíni kó níbi òkùnkùn so wọ́n náà tó bá ń wò pé à ọjẹ́ talibul ilm ìyẹn gbọ́dọ̀ ṣe kíni o ìyẹn gbọ́dọ̀ ní irú olówó àlìmá yìí so kíyàn sí kíni kíyàn ka sí yàrá wọn kíyàn ka nípa àwọn sálàfù nípa pé bọ́ọ̀nà ṣe lo ìgbésí ayé wọn bọ́ọ̀nà ṣe wá ìmọ̀ yìí bọ́ọ̀nà ṣe dé ipò tí wọ́n ṣe kíni tí wọ́n dé yìí. wọ́n ni fa idha ma ra'aha at-talib izdara nafsahu tó bá tí àwọn akẹ́kọ̀ọ́ tó bá ka àwọn kíní tó bá ka sí yàrá wọn tó bá rí pé ah, olùmọ̀ báyìí àbúṣelò láìfẹ́ ni olùmọ̀ báyìí bó ṣe ṣe ìgbésí ayé rẹ̀ ni olùmọ̀ báyìí bó ṣe ìgbésí ayé rẹ̀ ni ẹ̀wà alhafiz alhakami tó ń di bá ṣe kéré tó nínú ọjọ́ orí ẹ̀wà dúró nǹkan tí wọ́n ṣe ẹ̀wà dúró nǹkan tí wọ́n fi láìfún ṣe tó sì àti pé àǹfààní rẹ̀ ń kọ́ o à ń jẹ báyìí báyìí ni wọ́n lè rírun nǹkan bẹ́yẹn àṣìf bí kì í bá ṣe kí ni o pẹ̀lú olówó alhimma bí kì í bá ṣe pẹ̀lú kí ni pẹ̀lú olówó alhimma wọ́n ní fa ìlànà márọ̀ áhà talib izara nafsahu so tí ọmọ akẹ́kọ̀ọ́ tó bá rí àwọn ìgbìyànjú táwọn olùmọ̀ yìí ṣe wọ́n sì lò láì fún wọn bó sì lò ìṣẹ̀mí wọn kọ́ ò ìzárọ̀ at-talib nafsahu so ọmọ akẹ́kọ̀ọ́ yóò mọ̀ sí kìnìún mọ̀ rí pé ah èyí tó nǹkankan èyí tí sì nǹkankan tó wa qalla amaluhu fi aynihi yóò mọ̀ gbà ah, iṣẹ́ tí mo ṣe ah, yóò mọ̀ fún ní motivation pé ah lágbájá báyìí lágbájá báyìí lágbájá báyìí lágbájá báyìí lágbájá báyìí so àwọn kìíní ẹ̀ ni ó mọ̀ push ẹ̀ tí ó mọ̀ sí kíni o tí ó mọ̀ increase himma rẹ̀ níbi ìmọ̀wá ìmọ̀wá ìmọ̀ fasa'a lil huquqi aw lil luhuqi bil qawmi so yóò wá sí kíni yóò wá sí ìgbìyànjú yóò sáré tètè kí òun náà bá lè bá àwọn tí ó ń ṣe kíni tó ń kà sí àrùn wọn àwọn olùmọ̀tán àwọn ẹni ìsíwájú kọ́nà bá lè bá wọn níbi ìmọ̀ yìí والتشبه بهم إما كان يقع وسيار يوم جاكو أنا مسكيني كون مقاسي ومن تشبه بقوم فهو منهم يتو باسي قاسي عوانكا يلين بين كو ولا ولا رميني ونقال ابن جوزي رحمه الله الإمام ابن جوزي رحمه الله وانسيكو كنيو فالله الله عليكم بالملاحظة سير السلف بملاحظة سير السلف wọ́n ní kí ni ó dọwọ́ yín o dọwọ́ yín o pẹ̀lú kẹ́mọ́ sí kí ni o kẹ́mọ́ ń wò kẹ́mọ́ nájú wò kẹ́mọ́ kà ní gbogbo rà síyàrò àwọn tani àwọn sẹ́láf biographies àwọn sẹ́láf ẹ̀pẹ́ pé wọ́n ṣe lo ìgbésí ayé wọn àti bẹ́ẹ̀ lọ ọmọ tó wà láàtà ní ìfàhùn àti kẹ́mọ́ sí kí ni kẹ́mọ́ ka àwọn tíra wọn àwọn tíra tí wọ́n kọ wà àkùbárọ̀hùn bákan náà àwọn ìròyìn nípa wọn والاستكثار من مطالعة كتبهم رؤية لهم so torí pé ìmọ̀ ń pọ̀ lẹ́ni tó ń ka àwọn tíra wọn ìmọ̀ ń pọ̀ lẹ́ni tí ń ka nípa ìgbésí ayé wọn yóò máa jẹ́ kí ni yóò máa jẹ́ rúùyà fún ẹ yóò máa dà gẹ́gẹ́ bíi pé pípé yẹn rí wọn ni ní ojúkòròjú báyìí ni. fún wa tẹ̀síwọ́n ní qal wal yukthir wal yakthur min madha min al mutala'a so kó sí kí ni ó pọ̀ lẹ́ni tí ó máa sí kí ni tí ó máa tọ́lá ayé tí ó mọ̀ nájú wo àwọn tíra àwọn sálàf tí ó mọ̀ ká nípa wọn lọ́pọ̀lọpọ̀ fa innahu yara min ulumil qawm tó bá ti ń ṣe báyìí kọ́ yóò máa rí nínú ìmọ̀ àwọn ènìyàn tí wọ́n sọ nínú ìmọ̀ àwọn sálàf nípa pé wa uluwi himamihim ma yashhazu khatirahu àti kíni àti uluwu himamu léyìí tí ó sì kíni o tí ó jẹ́ kí kọ́ọ̀tù tí ó jẹ́ kí ìlàkàyè kó ṣe kí ni kó mú bèrèbèrè wa yuharrik azimatahu tí ó jẹ́ kí o tí ó jẹ́ kí ti ń pè tí ó jẹ́ determination rẹ̀ kó ṣe kíni o tí ó harroka rẹ̀ tí ó arouse determination rẹ̀ tí ó arouse fún kíni o liljiddi ay wa yuharrik azimatahu liljiddi tí ó arouse determination rẹ̀ fún kíni fún aljiddu fún nípa pé kíni sí o kíni jiddu níbi ìmọ̀ wá ìmọ̀ so eléyìí ni kíni eléyìí ni al-aag asami abiyalawo allah subhanahu wa ta'ala kó kaakun kó ṣe àlékún kíná tí ń pè himma fún wa himma níbi ìmọ̀ wá ìmọ̀ yìí kó sì kaakun àwọn tí ó sọ pé kíni wọ́n wá ìmọ̀ لوجهه الكريم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته